الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان واستنى بسنته إلى يوم الدين أدب فو الله سبحانه وتعالى أقرأ لكم كاتي كفوان أبو محمد صلى الله عليه وآله وسلم إليك إليك أولين وأولين عبادتي عندكم àbíkání ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni alkhawf náà ni ìbẹ̀rù tí wọ́n ni alkhawf min a'mali al-qulub fa huwa ibadatun qalbiyatun wal muradu khawf al-ibad so ìbẹ̀rù tán wòye inú àwọn iṣẹ́ ọkàn ni ìbádà ta máa ń fi ọkàn ṣe ni so ó dẹ̀ jẹ́ òun náà ni pé ay khawf ibada lásán bẹ́ẹ̀ khawfu al-ibada khawfu tó jẹ́ ti ìjọsìn fún Ọlọ́run subhanahu wa ta'ala irú bẹ̀rù bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ fi bí ẹgbẹ́ lómi ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala wa huwa al-khawfu alladhi yakunu ma'ahu ta'dhimun wa mahabbatun lil-makhuf ọ̀nà ni ìbẹ̀rù tó ṣe pé ó kó sínú ìbàbàrà àti ìfẹ́ fún èyàn tẹ́yàn bẹ̀rù ṣe ká pay attention ti point sheik muhammad bin abdul wahab tí wọ́n mention bí so ti sheik Salih Al Fawzan tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa so irú bẹ̀rù yẹn kọ́ ohun káwà jẹ́ pé ìbẹ̀rù yẹn kọ́ ohun ìbẹ̀rù tó bẹ̀rù lágbájá ìbẹ̀rù yẹn nǹkan méjì kó sínú ẹ̀ àkọ́kọ́ tàbí irú ìbẹ̀rù tí nǹkan méjì bá pé sí lára ọlọ́run kan lè ẹmọ gbé fún yuhibbuhu wa yakhafu ó nífẹ̀ẹ́ rẹ̀ ó bẹ̀rù rẹ̀ hadha khawful ibada wa yusamma khawfa sabr ilé na ń pè ní khawful ibada wa huwa la yajuzu illa lillah ilé من مخلوق خوف العبادة فإنه أشركا èyàn tí bá ń bẹ̀rù makhluk ẹ̀dá ọlọ́wọ́ bá ní ìbẹ̀rù tó ní ṣe pẹ̀lú ìbádà ìwé ẹnibẹ̀ ń kọ́ o ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá wa idha amila lahu naw'an min anwa'il ibada مثل الذي يخاف من الجن فيذبح لهم أو الذي يخاف من الميت فيذبح له فهو خاف عباد ẹ̀yàn tó bá bẹ̀rù tán ìbẹ̀rù yẹn wá lídẹ̀ lọ sí ibi kó tún lọ gbé ìbáadà mẹ́ fún ẹ̀hẹ́ o ti kó sẹ́bọ̀ ọ̀nà méjì ló ti kó sẹ́bọ̀ báyẹn ó bẹ̀rù rẹ̀ ó bẹ̀rù àwọn àlìjẹ̀nú wà lọ dùn nǹkan fún wọn àbúbẹ̀rù àwọn tó wà nínú sàárè ni ó wá pa nǹkan sí ojú sàárè wọn àádá khawfu ìbáadà ìbẹ̀rù jọ́sìn eléyìí فإنه يكون مشركا الشرك الأكبر هو نبين كو أبن لا لن يتكسي أما الخوف الطبيعي ẹlẹ́kẹ̀ ìlú wá ní alkhawfu tabi'i oní natural fear bí kí ẹmọ bẹ̀rù ejò àbẹ́yẹn bẹ̀rù àkíkí àbẹ́yẹn bẹ̀rù kìnìún eléyìí òpó sí natural ilé jẹ àhá bí kí ẹmọ bẹ̀rù àwọn gbíyàn tó lágbára jù yẹn lọ igbáwó tó lè lù yẹn pa tó lè ṣe eléṣe náà eléèkè kí sọ láńsọ khọ́fù tán sọ ìwọ náà ti máa khọ́fù tó gbé kó ìbẹ̀rù ẹ̀kílẹ́gbẹ̀ ìbẹ̀rù tó kó ìbàbàrà àti ìnífẹ̀ẹ́ ni débi pé tẹ́yẹ bá ní kí yẹn sí nǹkan kólà kò bá jẹ́ pé ni látara pé yẹn bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù yẹn kọ́ ó tún á ní ìfẹ́ nínú ó tún á ní tààdé ìmọ̀rọ̀kan ní ìní òpù wọ́n ni wàhúwà ta mílù alkhoir òun náà ni kí ẹmọ̀rọ̀kan dáadáa ta mílù alkhoir fi ma la yaqdiru alayhi níbi nǹkan tó ṣe pé ọlọ́bà nìkan lè mú dáadáa yẹwa ìjọsìn lòun náà فلا يجوز أن يرجو غير الله فيما لا يقدر عليه إلا الله ó gbọ́dọ̀ ní èrò kan nínú ẹlòmí tí yàtọ̀ sí Allah níbi nǹkan tó ṣe pé Allah nìkan lè ṣe amma raja'u fil umuri al-'adiyya ẹ wá rí ìrọ́kà níbi àwọn ọ̀rọ̀ ayé ka an tarjuwa min shakhsin an yu'tiya kamalan aw yusa'idaka fi ma yakdirari bí kí ẹmọ pípẹ́ rájá àti sí ó fún lówó àbí ó lè rẹ̀ lọ́wọ́ níbi ọ̀rọ̀ ayé eléyìí kó sínú tá ń sọ ohun fàhádà laysa min al ilé kọ́lá ń sọ arzuka an tu'tiya ni kada wa kada ọmọ ya mi dákun ah so ni fún mi ní mo ti mo je euro kan ko ti ẹ̀bùn mi ní 20 naira mathalan kin so ni wọ́n sọ mi but now o wa pé kila ba te fún lo ko eh kan fi ọmọ sínú kila gbaja ko je ko so ya ti ó pọ́ àkíní ọlọ́run kan ní mọ́ ṣe àbí dìbẹ̀ ìtú ẹni pé kó wá mọ́ ọrọ̀ kan rẹ̀ sẹ́lómi tó yàtọ̀ sí Allah ńkọ́ ìṣẹ́ ẹbọ pẹ̀lú Allah ni nínú ẹni àtàwákùlù àtàwákùlù ni ìmọ̀ ní èrò kan ìmọ̀ gbẹ́kẹ̀lé afwan ìmọ̀ gbẹ́kẹ̀lé wọ́n ni wàhúwà tafwidhu al-umuri ila Allah wal-i'timad alayhi oníkíyàn fi gbogbo nǹkan kíyàn jù sọ́wọ́ Allah kíyàn wá gbé ara lé Allah kíyàn fi ẹ̀yìn tí Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ gbára lé ẹlòmí lẹ́yìn Ọlọ́run níbi tó ṣe pọ́lọ̀ nìkan ló lè ṣe ó mọ̀ ní ó ti sì pé kọ́ìdù kan wà ń bẹ̀ òǹdè kan wà ń bẹ̀ òǹdè oní wípé in tó bá jọ́lọ̀ nìkan ní ma ń ṣe òǹdè onáàrùn ó gbára lé ẹ̀lú pé èyàn ma ń ṣe èyí ò sí so wàhálàlọ́hì wàtàwákẹ́lù ìgbónjú mọ́kùnrin ọlọ́ni òun nìkan ní kẹgbára léwu tẹ bá jẹ́ mọ́mìnì ọlọ́ni fa'abudu wàtàwákàlà àdì ẹjọ́ ti fọ́lọ́wọ́ bá ohun kẹ̀dẹ̀gbára lé ọlọ́run ti ni wàhálàlọ́hì fàtàwákàlù ẹgbára lé wa ai fatawakalu in kuntum mu'minin tó bá jẹ́ mu'mini ní ẹgbàralẹ́ ọlọ́run ọlọ́run ni innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun ọlọ́láwọn àwọn amọ̀ wárìrì tọ́mọ́ wá káyà kùránì fún wọn yóò lè wọ́kún ní imani wọ́n na gbé ọkà ní ọlọ́wọ́ ba so wà mọ̀ tàwkíl fi ma yẹ́kìrì alẹ́ makhluk ka n ti wákìl ahadan ya ṣẹ́rì alaka fi ma yẹ́kìrì alẹ́ makhluk ka n ti wákìl ahadan ya ṣẹ́rì alaka hajja wàtàwákìl ahadan ya mallaka amalan hadha jaizun ẹwà eh, rí ẹwà gbọ́kànlé yẹ pé ọya lọ bá ń rànkán wá mo lẹ̀ ti trust ekpe pé àyíwọ́ rànkán gidi wá fún mi ilé kò sí wàhálà mẹ́ nítorí mi ọ̀rọ̀ ayé ni na wọ́n ni lẹ́bọ̀ ṣẹlẹ̀ sí àwọn ashabul kahf nígbàtà sọ pé tọ́bọ̀ àtú ahadakum bí wárọ́kẹ́kùn ila al-madina ẹ̀rẹ́ kan ní pẹ̀lú owó yìí lọ sí madina falyandur ayyuha azka ta'aman kọwa wo ìwò ní ó lè ràjú ní oúnjẹ tó dájú faliya ti kún bí rizki minhu kọ bá yíwá kún jẹ́wá wàlìyàtàlátọ̀f wàlá yushiranna bikum ahadan èyí tó bá wá lọ sọ́jà náà ó fúra kò gbọ́dọ̀ jẹ́ kẹ́ látọ́nà sọ nípa àwọn ashabul kahf àwọn tí ó já wọn ọ̀dọ́ tí wọ́n nígbàgbọ́ ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ibi kan wọ́n gbára lé ní ẹ náà yàtọ̀ aláàrin àtàwákùl àti àtàwákùl àtàwákùl oníkẹ́yẹ̀ gbé ara lé Ọlọ́run Ọba láì ní asbab ó láwọn asbab kọ̀kan tọ́lọ̀ bá súnmọ́ àwọn kọ̀kan tí ó mọ̀ asbabun kauniyya ẹ́ so ní ìsinmi kí wọ́n ní ìgbàgbà lọ́lọ́run mímọ̀ bímọ̀ ìgbàgbà lọ́lọ́run bá o wà fẹ́yàwó o fọ́ọ̀kùn gbogbo kankan so ara tàwákù ìlàngbé agbógbé iphone rẹ síta gbangba ní títì ibi táwọn ti lè mú kò sí òtókè mi ìbí gbára lọ́lọ́ bá ń tèmi wọn bá mú mún tó máa mú tọ̀ wọ́n ló mọ́ nítorí ìyẹ́kọ́ ní pé tàwákùn tàwákùn ní pé wà ti take àwọn asbab ó fẹ́ bímọ o ó wà lọ fẹ́yàwó tó ó wá fẹ́yàwó gan kò padà wá bímọ ẹ̀ẹ́ orúkọ́tọ̀ ni àbí àhà àmọ́ ó ṣe kẹ́kẹ́ ó kẹjùkú náà ni ó fẹ́ lówó ó jùkú ó sí ẹ̀nkan ó wá jòkó pẹ̀lú ìtẹ́ṣẹ́ pé owó wà rárá á ní rárá lọ sí iṣẹ́ halali dé iṣẹ́ halali ní ṣe wá jòkó ti ṣe halali tó bá wá lówó alhamdulillah tó bá wá lówó ó ti mú sábàbù so ìtìkọ́dì sábàbù kí ẹ mú sábàbù kọ́ wo kò takò tàwákùl mọ́gbọ̀ ibẹ̀ pé tó bá ti mú sábàbù ó gbọ́kànlọ́lọ́wọ́ ní ara o ó gbọ́kànlọ́lọ́ọba o wà ń rin ojú ọ̀nà ọlọ́wà sí kí ni yóò wà wo fún yẹn ní tawfik yóò fi Allah subhanahu wa ta'ala kò sí wọ́n fẹ́ ní kọ̀kọ̀wà sí bí láti dómi wa sallallahu muhammadin wa ala alihi wa ashabihi wa وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته